الحمد لله رب العالمين والصلاة وز... إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشور الأمور محدثاتها فإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إننا نذكرنا في هذه الجمعة ببعض ما حرمه الله عز وجل علينا من الأكل ومن المأكولات والمشروبات عباد الله إن رسول الله صلى الله عليه وآله وسلم قد ذكر لنا في حديث النعمان بن بشير رضي الله عنهما أن الله عز وجل حرم علينا بعض الأشياء فقال النبي صلى الله عليه وآله وسلم إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات فتبين لنا في هذا في هذا الحديث أن هناك أشياء حرمت علينا وأن هناك أشياء أبيحت لنا فلا يجوز أن نقترب من المحرمات أيها المسلمون فالمحرمات غالبا يكل تكل عن المبيحات أو عن المباحات أو عن الحلال ولكن الإنسان يشتهي المحرمات لماذا؟ لأن الشيطان يزين المحرمات للإنسان فقد قال الله عز وجل في سورة المائدة مبينا ما حرم لنا أو ما حرم علينا من المأكولات فقال حرمت عليكم الميتة والدم ولهم الخنزير وما أهل, أهل لغير الله به والمنخنقة والمنخنقة والموقوذة والمتردية والنتيهة وما أكل, وما أكل السبر إلا ما ذكيتم وما ذبح على النسب وأن تستقسموا بالأزلام فقال ذلكم فسق أي هذه الأشياء المذكورة فسق لا, تك... لا تتقرب إليها فكذلك إن النبي, إن النبي صلى الله عليه وسلم ذكر أشياء أخرى حرمت علينا جملة وذكر آه، بعض الأشياء حبرمت علينا بالاختصاص هناك أشياء نص عليها وهناك أشياء أبهمة كل ما دخل فيها آه، آه، محرمة فكذلك في المشروبات إن الإسلام حبرم علينا بعض المشروبات منها الخمر فقال الله عز وجل يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون فلماذا نجتنب هذه هذه الأشياء إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويسدكم عن ذكر الله وعن السلام فهل أنتم منتهون؟ فلما, ذكر فلما سمع الصحابة رضوان الله عليهم هذه الآية من شدة اتباعهم لأوامر الله عز وجل قالوا إننا منتهون فأها فأهارقوا الإناء أو الآنية التي فيها الخمر حتى سالت في المدينة كلها وقد قال النبي صلى الله عليه وآله وسلم في الخمر لعنة الخمر على على عشرة أوجه منها باعيها وعاسرها ومعتسرها وبائعها ومبتاعها وحاملها والمحمولة إليها وآكل ثمنها وشاربها وساكيها وهذا الحديث رواه عبد الله بن عمر رضي الله عنهما رواه أبو داود عن عبد الله بن عمر رضي الله عنهما فتبين لنا من هذه النصوص أن أكل لحم الخنزير من من من الأطعمة المحرمة وكذلك أكل الميتة وكذلك أكل الكلاب وما إلى ذلك وكذلك من المشروبات ما علينا هذه المشروبات وقد جاء أيضا في حديث أبي موسى الأشعري رضي الله عنهم أن أنه سأل رسول الله صلى الله عليه وسلم عن بعض الأشربة تسنى في, آه، في اليمن فقال النبي صلى الله عليه وسلم كل مسكر حرام أي هذه آه، آه، هذه الأشربة تسكر فقال النبي صلى الله عليه وسلم كل مسكر حرام فقال, فقال رسول الله صلى الله عليه وآله وسلم لعنة الله على اليهود إن الله حبرم الشهوم فأجملوه فباعوه فأكلوا ثمنه فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا أقول ما تسمعون وأستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كي أتجفون النبوة محمد صلى الله عليه وآله وسلم أيما يا منين إسلام ilé tí a ṣe nínú khutba wa lé ní a kàn sọ ọ̀rọ̀ ìrànra ẹni létí ni ìdí ni wípé kò sí tafẹ́ sọ lé ní tí ìbá ṣe ké gbogbo àwa mùsùlùmí la mọ̀ ipé lóòtọ́ bẹ̀ ló ṣe rí a máa ní ojúpọ̀nà ká fi ṣe ìrànra ẹni létí fúnra wa nítorí pé Ọlọ́run fa inna dhikra tanfa'ul mu'minin ẹ máa ṣe ìrànra ni wípé ìrànra ẹni létí o ìmá ṣe rántí ìmá ń ṣe àǹfàní fún múmìní múmìní ti lè bí yóò kàn gbọ́wà sí kanjọ́ kan pé ah, kíní yóò dáa yóò sì ní pé ah, kíní yóò kò dáa lóòtọ́ látara pé múmi níní wà sí yóò wà sí láǹfàní kò dẹ̀ ní ṣe kíní ẹmọ́ ẹ̀rọmọ̀ yá nínú ẹ̀sìn Islam anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ṣàlàyé fún wa wípé nínú àwọn nǹkan tí Ọlọ́hun subhanahu wa ta'ala tí ó dá fún wa lórílẹ̀ ayé àwọn nǹkan tí ó jẹ́ halali ń bẹ àwọn nǹkan tí ó jẹ́ haramu ń bẹ òun wíké wọ́n sọ wípé òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam wọ́n ní pé dájúdájú àwọn nǹkan tó jẹ́ àwọn halali ó fojú hàn àwọn nǹkan tó dẹ̀ jẹ́ haram táà gbọdọ̀ débẹ̀ òun náà fojú hàn Ànábì wọ́n sọ sallallahu alaihi wasallam pé láàrin haram àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ tó jẹ́ tó fẹ́ dájú rú tí ni wọ́n mọ̀ nínú àwọn èèyàn Islam Ànábì sọ fún wa nínú hadithi pé halal fojú hàn haram náà fojú hàn àmẹ́ ẹ̀rù ń bà wá pé láwùjọ tá wà àwọn nǹkan míì àwọn nǹkan míì tó tí bó ṣe jẹ́ haram tó fún mùsùlùmí ó ti di kí àwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ sí ní máa kó sí ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa ní agbára gan débi wípé bí ẹ̀ṣẹ́ ń wo ibi tó padà ń lọ yí nǹkan òun náà padà wà nínú àwọn nǹkan táwọn yóò padà máa ní kíni wàhálà yìí ti pọ̀ jù kíni gbogbo mùsùlùmí ló mọ̀ wípé máa mutí haramu ni gbogbo musulmi ló máa wípé ma jẹrẹ ẹlẹ́dẹ̀ haramu ni kí wá ní dí tó wá jẹ́ pé ní ìsinmi ilé ni wọ́n kọ́ o Ọlọ́run ló meye musulmi tí wọ́n mú ìgò ọtí lọ tí ìgò ọtí ń sùn lẹ̀ báyìí Ọlọ́run ló meye musulmi lédẹ̀ tí ó ti tẹ̀ tún bẹ̀rẹ̀ láwùjọ tí wọ́n lágbára báyìí kọ́ o tí wọ́n jẹ ẹlẹ́dẹ̀ wọ́n ti padà gbàgbé àwọn ọ̀rọ̀ wọ́n sọ ní Kùránì wípé hubbimat alaykumul maytatu wọ́n ṣe ní haramu fún yín wọ́n ṣe léèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ al-mayta o náà ni ẹran òkú mbété o ni ẹran tó kú fúnra rẹ̀ ẹran tí ò bá ọ̀bẹ àbí ẹran tó ṣe pé èyàn ó kàn kú náà ni èyàn kàn rí nílẹ̀ tó kó tó di kí bó ẹ ti rí pé ẹ̀mí ti tán lára kìíní ẹ lè jẹ mọ́ ẹ lọ gbẹ́lẹ̀ ẹ jù sí bíbẹ̀ ẹ dẹ̀dà ẹ̀ pẹ̀bú àbíkẹ́ lọ sọ́nù tó bá jẹ́ kí bóyá tó bá padà ọrùn rí ní àdúgbò so àkọ́kọ́ ni ẹran òkú mbété ẹ gbọ́dọ̀ jẹ wàdám gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ẹ̀jẹ̀ lè tàmà ń pè ní dọ́mbọ̀rọ̀ èyàn gbọ́dọ̀ dé bíbẹ̀ mùsùlùmí èkì bá wọn jẹ wọ́n sí ẹ̀jẹ̀ yóò kí wọ́n a máa wọ́n máa jẹ wà ọlọ́run wá ní ẹran ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run specifically mention rẹ̀ ni tó ń láwọn nǹkan mí tó ṣe pé islamu habroma àmọ́ islamu habroma rẹ̀ pẹ̀lú ọkọ̀ gani ika gbogbo irú anẹ́gbà muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àwọn ẹranko tó bá jẹ́ zunab àwọn ẹranko tó bá ní eyín ọ̀gàn tó eh, so bí àwọn kìnnìún bí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ànábì ní àwọn ẹyẹ sallallahu alaihi wasallam tó bá ní èékánná fangs ni wọ́n ń pè tó ma fi hunt ẹ gbọ́dọ̀ jẹ tí ó gbọ́nà bí gúnnugún vulture àbí bí àwọn àṣàbẹ̀ bẹ́ẹ̀ lọ bá yẹn èyàn lè jẹ gbọ́nà yẹn so àwọn yẹn because wọ́n kó sínú ìròyìn tánàbí ti fún wa sallallahu alaihi wasallam àmọ́ ọlọ́run mọ̀ mọ̀ dákọ̀ khinzir specifically dákọ̀ ẹ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ ẹ so wà láhùmùlì khinziri àti ẹran ẹlẹ́dẹ̀ wà máa uhilla li ghayri Allahi bihi ẹran tí wọ́n bá pa fún nǹkan mí dẹ̀yìn ọlọ́run ẹran tán pa sójúbọ wà pa wà lè mawqudhatu ẹran tí wọ́n nà pa èyàn gbọ́dọ̀ jẹ́ wà lè mutaraddiya ẹran tó ṣe pé ó jábọ́ látorí bí àpáta ó jábọ́ gbùm ó àti ẹran tó ṣe pé ẹran míì ló kàn pa ẹwù kan báyẹn wọ́n ń ṣe tẹ̀fsílù àwọn tó jẹ́ mẹ́ta àwọn ẹran òkú ìbẹ̀tẹ̀ tó kú fúnra wọn pé kò bá jẹ́ wípé wọ́n nà pa ni kò bá jẹ́ kí wọ́n fún ọlọ́run pa ni kò bá jẹ́ wípé ó jábọ́ látòkè ó wá ṣubú ó kú ni àbí kó jẹ́ pé ẹran míì ló kàn pa ẹ gbọ́dọ̀ jí àwọn ẹran yẹn o wà má ákàlà sábòrò àti àwọn ẹran táwọn nǹkan tí ma ń dẹ nǹkan tó bá jẹ kù ẹ́ bí á ó mú ẹran kan ó fàá illa ma zakaitum àmá àwọn ẹran tàà sọ́kalẹ̀ yí ń kọ́ èyí tó bá gbọ́bẹ̀ ń bẹ̀ kò sí tó ṣe irú ẹran tó bá jábọ́ láti orí òkè tó bá wólù kó tó kú tẹ́ bá sáré dù kò sí tó ṣe ẹran tó bá tẹ́ràn mí bá kàn wa ma an-nusub Qur'an wa an tastaqsimu bil azlam dhalikum fiskun gbogbo eléyìí ń kọ́ o fiskun ni ìwà pòkí ni ìwà burúkú ni ìtumọ̀ ní pé nínú tí wọ́n dákọ̀ bíbí ń kọ́ o náà ni ìmá jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́wà ní pé dhalikum fiskun ẹ̀ṣẹ̀ ni ìṣẹ́ ọlọ́wọ́ bá ní èyàn gbọ́dọ̀ bá wọn débi bẹ́ẹ̀ ẹwọ ẹlẹ́dẹ̀ jàmáà mùsùlùmí ẹwọ ẹlẹ́dẹ̀ ṣe jẹ́ tó dọ̀tí tó ẹwọ ẹlẹ́dẹ̀ ṣe ẹlẹ́dẹ̀ lẹ́ran tó pán lè tó ma ń gbé sórí títì ní ìsìn ó ti ń pọ̀ ní ìsìn tó bá ń kọjá mẹ́ láti títì lọ́bá ọmọ rí báyìí pípán yóò pán báyìí ni òun lẹ́lẹ́dẹ̀ káàkiri kọlọ̀kú sànú ní ìsìn bọ́tí wájú pé mùsùlùmí ti wá ń padà rí bí pé kò sí tó ṣe mẹ́ wọ́n ti ń dín lẹ́gbẹ̀ẹ́ títì báyìí náà tó rùn káàkiri tó ní kálùkù mọ̀pá ẹ̀nà olóòrùn tó dùn tó báyìí wallahi ìdọ̀tí ni ìyẹn gbọ́dọ̀ jẹ́ Imam Nasir Sa'di rahimahullahu ta'ala níbi tafsiru Ah, kínan pé tẹ̀yìsírò wọn tí wọ́n ṣàlàyé bẹ̀ pé wa'lam anna Allaha tabaraka wa ta'ala ẹlọ́mọ́ wọ́n fẹ́ fún ẹni príncipù kan níbi ọ̀rọ̀ wípé ẹlọ́mọ́ kí Ọlọ́run subhanahu wa ta'ala la yuhabrimu ma yuhabrim illa siyanatan li ibadihi gbogbo nǹkan tí Ọlọ́run ti ní haram ni tabawo dáadáa min ad-darar al-mawjud fi al-muharramat ìdí tí Ọlọ́run bá fi sọ pé ẹ gbọ́dọ̀ jẹ kíní nítorí pé àwọn àwọn bẹ nínú àwọn muharramat yẹn ni àwọn nǹkan aburú kan bẹ ńbẹ̀ lèyí tẹ́yàn gbọ́dọ̀ t'Ọlọ́run fẹ́ sọ wá kún bí bẹ́ẹ̀ wa qad yubayyinu lil-ibadi dhalik wa la yubayyin tó bá dẹ̀ wù Ọlọ́run bá ń gbà mí ó lè ṣàlàyé pé nítorí aburú báyìí tó bá dẹ̀ wù ní ìsìnbá yìí kọ́ nínú àdíta níwà Muhammad sallallahu alaihi wasallam alhumurul ahliya domestic donkey yẹn gbọ́dọ̀ jẹ́ amurun ta abudiyun mahad àmì èyí lè jẹ́ wild donkey zebra èyí lè jẹ́ domestic donkey nítorí hikma látọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti nítorí nǹkan tí ọlọ́ọ̀bá mọ̀ pé ń bẹ nínú kìní yẹn ló fi jẹ́ gbogbo tó bá ní a mọ́ ṣe kí ẹ sí pọ́ wá ní agbúntọ́ àwọn àbẹ́ àfikọ́kọ́kọ́ clear sí wọn rárá ọlọ́run lè sọ àwọn nǹkan míì fún wa ọlọ́run sì lè má sọ fún wa mùsùlùmí máa ń sọ pé sami'na wa ata'na torílómi lè mọ́ gbáwọn research ò sì jáde máa gbà kódà àwọn ẹrẹlẹ́dẹ̀ ní nutrient ẹrẹlẹ́dẹ̀ àwọn láwọn kódò láwọn protein kan lè tó ṣe pé ẹ̀lẹ́ rínú ẹran míì àwọn protein yẹn ni wọ́n rí ìjẹ́ wọ́n ra wọn nǹkan míì léyìí tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó torí ẹ̀ imam sadi rahimahullah àwọn ni pé Ọlọ́run bá ń gbà mí o ó lè ṣàlàyé fún wa ìdí tó fi ṣe nǹkan yìí ní haram ó dẹ̀ lè sọ ó lè má ṣe kí ni o ó lè má ṣàlàyé ìyẹn jẹ́ ní agbọ́nrin títí ẹlẹ́dẹ̀ àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ kí mùsùlùmí ẹ̀dákẹjẹ ajínà sí gbogbo jẹkújẹ yìí gbogbo ẹwà gbogbo nǹkan tí Ọlọ́run bá ṣe ní haram ẹ rí pé àwọn tó bá jẹ́ halal tó jọ wọ́n pọ̀ ẹlẹ́dẹ̀ lọ́nà ni a máa jẹ ewúrẹ́ ń bẹ màálù ń bẹ tòlótòló ń bẹ ẹdìẹ ń bẹ nínú àwọn ewúrẹ́ tó pọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ní àwọn kẹta ní jẹ́ ó pọ̀ gan àmì èyí ó tún ránjú wọ́n pé ẹlẹ́dẹ̀ tọ́lọ ní a mọ́jẹ̀ yìí gangangangan òun náà lè fífẹ́ jẹ ìwọ tó bá ń sọ pé nutrient kan bẹ nínú ẹlẹ́dẹ̀ àwọn abìrì lọ́wọ́ rẹ̀ pé a ṣe ìwọ lọ nímọ̀ jù ní àbọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ṣe ọlọ́wọ́ ò mọ̀ páwọn nutrient yẹn bẹ́ ń bẹ́ kó tó ní a mọ́jẹ̀ ni nígbàtí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ ọtí nínú Qur'an pé yas'alunaka anil khamr ọlọ́wọ́ ni pé wa manafi'u linnas ọlọ́run pé adam bẹ́m̀bẹ̀ àyìnira aburú bẹ́m̀bẹ̀ wà mọ̀ náà fi rù àmá àwọn àǹfàní náà bẹ́m̀bẹ̀ àmọ́ ọlọ́run pé àwọn àǹfàní rẹ̀ àwọn aburú rẹ̀ pọ̀jù àǹfàní rẹ̀ látara bẹ́ẹ̀ ńkọ́ ọlọ́run wá gbégilé ọlọ́run ẹ gbọ́dọ̀ ṣe nítorí àwọn aburú léè tó lágbára tó wà ní ibi bẹ̀ àwọn tún ṣàkíyèsí pé láwọn ibi tí yadan billah ẹ wo gbogbo àwùjọ ẹ wo pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ gbogbo ṣọ́ọ̀bù hátà ṣọ́ọ̀bù chemist wọ́n tún ta pẹlẹbẹ ń bẹ ṣọ́ọ̀bù tẹ́ ti ń ta ogun. bẹ̀rẹ̀ náà tún ti ń ta pẹlẹbẹ wòlíyẹ́dì bí lọ ìyẹn pọ̀ lọ káàkiri oníkálùkù ti bìlífù wípé oníkálùkù ti jákàmùnákò ní àrùn ọlọ́run pé ọlọ́wò lè sánú àbíká sí haram bóyá wà mùsùlùmí ti wá gbàgbé pé ká má haram ní o ẹ jẹ́ ká wá Qur'an ọlọ́run sọ Qur'an ya ayyuhalladhina amanu ọlọ́run ni mo pè ń tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز رجز من عمل الشيطان ọlọ́ ní ṣe rí ọtí mímu tẹ́tẹ́ títa ìmá pàǹká sójúbọ àti àwọn ó láwọn azlam tán rábá mọ́ sí ń gbà yẹn gbogbo ẹ̀ tẹ́yẹyẹ ríjẹsùn min amali shaitan ọlọ́ ní ẹ̀gbin ni ìdọ̀tí ni nínú àwọn ṣe èsù ni ká ma mú ọtí kò sí orú orúkọ tẹ́ẹ̀bá ilé pí ọtí yẹn kò sí wallahi rijesun min amali shaitan aburú ni nínú àwọn nǹkan tó ṣe pé iṣẹ́ shaitan ni fajitanibuhu ẹ jìnà sí la'allakum tuflihun kẹlìbà sórí rẹ̀ ìtumẹ̀ ní pé ẹ má jìnà sí o kẹlìbà sórí ibú ẹ jìnà sí tẹ́bá fẹ́ sórí rẹ̀ tẹ́bá ti fẹ́ sí orí ibú àtàgbákò ẹ má súnmọ́ àwọn tí yẹn ẹ wo ẹ wo bó ṣe beautify àwọn nǹkan yìí fún wa débi pé kò fẹ́ ẹ̀mọ́ àwọn èèyàn tí wá pọ̀ ọ̀dọ́ nìsinmáyìí gbogbo ọ̀nà mú kíní ẹ̀ hátẹ̀lù mímọ̀ sọ fígbà tó bá mú olè síṣẹ́ bó bá mú òun olè sí nǹkan onímọ́tò mi yóò sáré jáde onímọ́tò yóò lòfẹ́ lọ mú tíná tí ò bá kọ́kọ́ mú pẹlẹbẹ bí mẹ́ta kò lè drag mọ́tò because ó ti padà di addiction tó ní agbára sí lára bẹ́ẹ̀ náà ni àwọn ìmúkúmù àwọn mọ̀kọ̀dárọ́t àwọn igbó táwọn yẹn ń fà sínú làákàyà ara wọn subhanallah gbogbo ẹ̀tẹ́ yẹn mọ̀ haram haram ẹwà wà burú táwọn kìíní yẹn dálẹ̀ sí wa lára ẹgbò gbogbo àwọn nǹkan míì ní tó ṣe pé kò sí tó ẹkọ́ sí aslan gbà àwọn ẹ̀tún ti ń lò láti ma fi high wọ́n tún mú tutolin wọ́n lo wọ́n mú ọ̀rẹ́pta wọ́n lo oríṣiríṣi gbogbo ogun kọ́ nítorí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n mú david pẹ́ ń padà tún láàrín tó ń fasalanga tí ó bá ìtì fasalanga bá kò ní gbádùn gbogbo nǹkan láwọn èèyàn ń fà tẹ́yẹn subhanallah gbogbo nǹkan fífà ìkóbá làákàyè ni nínú tó ti ma ń ṣe jù òun náà ni ìdá làákàyè orú ẹni tí bá mú tí wallahi kò lè wà responsible tó bá mú tí kò lè lákòjọ gan gbogbo kí ní ẹ̀ náà ara rẹ̀ náà ló ń affect ọlọ́wà ní pé innama yuridu shaytan an yuqiya bainakum al-adawata wal-baghdha'a fil khamri wal-maysir so wọ́n ní pé in tí ṣètọ́nù ń fẹ́ in tí ṣètọ́nù fẹ́ ṣe ní wípé ó fẹ́ pẹ̀lú àwọn ọtí tẹ̀mù yìí àti alimeisir àti àwọn tẹ́tẹ́tẹ́ta gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lù fẹ́ fi sọ yíndọ̀ tara yín ni lẹ́fì rí báyìí ẹ̀yin méjì báyìí tẹbájọ mú tí ó tán ìṣọ́kúsọ lókù tẹ́bẹ̀rẹ̀ sí ní máa sọ ẹlòmí lè mú tí kó kí ọmọ rẹ̀ mẹ́lẹ̀ ẹlòmí lè mú tí kó dá nǹkan ládùgbò ẹlòmí lè mú tí gbogbo ọ̀nà la mọ̀ pé ọtí kìí ṣe tó dá àwọn tí wọ́n wà polówó ọtí tábà polówó rẹ̀ wọ́n polówó rẹ̀ pẹ̀lú ẹni tó look responsible whereas àwọn real customers wọn inú gọ́tà ni wọ́n wà ìyádàn billah so nínú tí ṣètọ́nù fẹ́ ṣe nìyẹn o fẹ́ sọ yín dọ̀tá ara yín nínú ẹni wípé wàyẹ̀ sódẹ́kùn amúra àndíkìrìlá yóò ma lè yín kò níbi ìrántí ọlọ́run tó bá ti wà ń bi tẹ́tẹ́ yẹn báyìí kò ní wá kírun mọ́ abadan tó bá ti mú títán kò lè wá kírun mọ́ yóò ma fi lè yín kò níbi ìrántí ọlọ́run ọba kama ọlọ́run àti o lè máa mú tí kò máa ṣe àdkárì tí ànábì ní a máa ṣe láàárọ̀ àti nírọ̀lẹ́ o lè máa mú tí kò máa àdkárì tó ń ṣe tó bá fẹ́ wọ mọ́sálásí o nítorí làákàí ìwòlò fẹ́ kó kìí ẹ̀gẹ́ sí làákàí ti dàrú ó ti dànù waliyadhu billah fahal antum muntahun ọlọ́wà ní ìjẹ́ ṣe tẹ́yìn mùsùlùmí láti fi ọtí ilẹ̀ ẹ fi ọtí kalẹ̀ ẹ fi tẹ́tẹ́ kalẹ̀ ẹ fi gbogbo àwọn burú yẹn kalẹ̀ ẹ má jẹlẹ́dẹ̀ ẹ má bá wọn dé gbogbo àwọn nǹkan yìí wallahi kò dá annabi muhammad sallallahu alaihi wasallam wọ́n wá sí pẹ̀lú àwọn mẹ́wàá kan tí wọ́n wà níbi chain bí ọtí bí ṣe mọ́n fọ́n káàkiri àwùjọ so Ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe pẹ̀lú ọtí gangan fún rẹ̀ bi ainiha wọ́n ṣe pẹ̀lú ọtí fún rẹ̀ wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n fún ọtí àwọn tí wọ́n ń ṣe ọtí àwọn náà ma ń ṣe sáwùjọ àwọn ni wọ́n ṣe sáwọn láìlọ́nù pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ nínú rẹ̀ ni wà mu'tasiruha àwọn àwọn tí wọ́n ń ṣe ọtí yẹn àtàwọn tí wọ́n ń consume wà bá ìrùhà ẹni tí ń ta ọtí ànábì ṣe pèlè wallahi àtọ̀dà níbà Muhammad sallallahu alaihi wasallam wà bá ìrùhà wà mubtaruha ànábì ṣe pèlè àwọn tán mú náà àwọn tí wọ́n ń ra lọ́wọ́ wọn ọba àmọ́ mú tọ bá lọ bá yàn ra ọtí èpè ń bẹ lórí rẹ̀ wà hamiluha àwọn tán bá wọn gbé èmi èmi kàn se mo kàn bá wọn ṣe dispatch rider ní o mo kàn mi ò mú tí o èmi kàn bá wọn kó káàkiri ní o èpè ànábì ń bẹ lórí rẹ̀ sallallahu alaihi wasallam wal mahmulati ilayha ṣọ́ọ̀bù bí tán gbé e lọ ìwọ tó ń ra ọtí wa akidi thamaniha ẹni tó ṣe pé òun ò mú tí kọ́lá kò bá wọn gbé kọ́lá kò bá wọn ṣẹ́ àmọ́ òun jẹ owó ń mẹ́kì owó látara ọtí ànábì tún ṣépè àtẹni tí mú gẹngẹn wàsàkíhà àtẹni tí ma bá wọn sáàbù rẹ̀ gbogbo àwọn tó wà níbi kíní ìkọwò gbogbo wọn ni islamu ṣe pèlé gbogbo ẹni tí bá ti ń ran aburú kan lọ́wọ́ èpè tí ń bẹ níbi aburú yẹn náà yóò máa bá ẹni tó ran aburú yẹn lọ́wọ́ allahu akbar ǹjẹ́ àwọn àyà ti ta kà fún wa musulmi àti àwọn àhàdífì ṣé kò tó fún wa láti fi àwọn kíní ilẹ̀ ni ṣé kò tó fún wa láti sọ àwọn tí wọ́n ń ta ọtí tán ta ẹlẹ́dẹ̀ kan bọ́ sí bísínẹ́sì míì ni wallahi tó fi ń thrive tẹ́lẹ̀ fi ń produce àwọn kìíní much o ní pé wọ́n ráwọn consumption tó lágbára inú lọrin lára ayé àwọn musulmi lápọ̀jú mẹ́ nínú lọrin bí àwọn musulmi lápọ̀jú mẹ́ wallahi kò yẹ kó títà nù lọrin ní lọrin yìí kò yẹ kí ọtí tà kò yẹ kẹ́lẹ́dẹ̀ tà ń bẹ́ bọ̀ ẹwà dúró normal normal thing kò sí kankan ó kàdà tí kọ́dà ń tẹ́lómi fi mẹ́kì owó tó ń à òun náà dẹ̀ mọ̀ yóò dẹ̀ o hátẹ̀ ní tí ìbá tún kí yí ṣe mùsùlùmí tó bá tún jẹ́ kírísítẹ́nì náà nínú bíbélì yí haramu lọ́tí wallahi nínú bíbélì haramu lẹ́tí ọtí àtẹlẹ́dẹ̀ gbogbo ẹ̀tẹ́lẹ̀ muhammadu ni èyí gbọ́dọ̀ débẹ̀ ó wà ń bẹ̀ àmú ti di pé tẹ́mù ta wà ti bùkátà má bí oníkálùkù kan gbégbé ayé pé wo ọlọ́run ń tọ́bá fẹ́ ṣe fún wa ṣe èmi ò mọ̀ tọ́bá wù ọ́ ṣe fún wa àwọn kí ní tàà ń hadithu abi al-ash'ari radiyallahu anhu wọ́n ni um, wọ́n ni àwọn bèèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ànábì ìran wọn lọ sí Yemen fún dáwà àwọn bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ká ó ní kíníkà táwọn mọ́ mú o ní Yemen eh, kí náà ń pè nǹkan méjì na bèèrè ìkáà tó pé eh, labidun ni tí labidun tó bá ti ferment ọmọ ń dé mọ́lẹ̀ kó ferment àti grape grape yẹn ono tó bá ti ferment tó bá ti lóbi 3 days or 4 days tó bá ti ferment yẹn kọ́ o mọ́ ń jẹ khamru tó bá ti mú o mọ́ ń pa wọ́n ṣe bá yà bí wọ́n bí lọ anábi sallallahu alaihi wasallam pé kí ni ìdájọ́ méjèèjì yìí ń kọ́ o anábi ní pé ẹ gbọ́dọ̀ débi bẹ́ẹ̀ ipé anábi wà ní pé kullu muskirin haram gbogbo ni in tẹ́yàn mú tán tẹ́yàn máa sọ gbogbo ẹ̀mọ́ra wọn tẹ́yàn ní gbádùn máa tó máa ń pààyàn kò mí ìfẹ́ kó jẹ́ pé ẹ wẹ́lẹ̀ wọn pé lọ́tí náà ilé kìíní kan ìmíwà nítorí àwọn tí mi bẹ̀ tí wọ́n change orúkọ ẹ̀ ọlẹ́ ní kìníkan kìníkan wọ́n sàpé lókọ̀ kan tí ó fẹ́ fáìn díẹ̀ bá yíò kọwọ́ bà tó bá fi dénú ẹ̀bá òrìpa kí ni gangan ọtí gangan ni so ànígbà ní pé kullu haram ẹtún wo ọ̀rọ̀ tá Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn yahud nípa wípé Ànábì sallallahu alaihi wasallam pé la'ana Allahu al-yahud Allahu al-yahud Ọlọ́run bá ṣépè lé àwọn yahud kí ni kan tí wọ́n ṣe tọ́lọ̀ ní pé Allaha harrama alayhimush-shuhum Ọlọ́run bá ṣe ní haramu fún wọn ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ kí ẹ gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ mọ́ ẹ̀ẹ̀dẹ̀ gbọ́dọ̀ jẹ ọ̀rá àtàwọn ẹran tó wà nínú ẹlẹ́dẹ̀ yẹn gbàtọ́nà wọn ni wíkẹ́ mọ́ jẹ ẹmọ́ tó wá ṣe ní a fa ajmaluhu wọ́n wá lọ mú àwọn ẹlẹ́dẹ̀ yẹn wọ́n wá ní jẹ wọ́n wá ń pàkẹ̀ sínú a fàbàáyùhù wọ́n wá ń kó lọ sọ́jà láti lọ tà ṣe bọ́n ní a má jẹ ni ẹ̀ a sì pàkẹ̀ a kó lọ sọ́jà ni a má àmọ́ ẹwà ń ta lọ sọ́jà in tẹ́yìn gbọ́dọ̀ jẹ ẹ̀yin wá ń ta ìwọ náà wọ ara rẹ lẹ́ni mùsùlùmí ìwọ ní mùsùlùmí lẹ́mi èmi ń jẹ lẹ́dẹ̀ àmọ́ wọ òun ṣe business ẹlẹ́dẹ̀ òun ta ẹlẹ́dẹ̀ fáwọn èèyàn wallahi àwọn nǹkan tó sì pé lánàá nǹkan bàjẹ́ ni nítorí pé láàrin mùsùlùmí tabarẹ́ nìkan tó bá ń subhanallah kódà kó jẹ́ mùsùlùmí tí ò sí lẹ́sì bí ẹ̀sìn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àmọ́ civilization bí bẹ́ẹ̀ la ń dijú sí style dìbì tọ́lọ̀ bá wà gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ ànábì a kàn ń dijú síbẹ̀ yẹn bá ṣe ń lajú yẹn à ń lajú sáwọn nǹkan tí ò dá ni gbogbo tọ́lọ̀ àti lówó òfẹ́ dé pàwà gan mọ̀ lánàá pé kò dá àwùjọ gan dẹ̀mọ̀ pé Islam ẹjẹ́ kápá ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ lànàbà Muhammad sallallahu alaihi wasallam ó wà nínú hadith bin Umar radiyallahu anhuma wípé nígbà tí wọ́n wọ Makkah nígbà tí Ànábì gba Makkah Ànábì wọn sọ bẹ́ẹ̀ sallallahu alaihi pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam hamura mabe al-khamri ànábì ní ẹ̀gbọ́dọ̀ ta ọtí mọ́ o kò sí tán pè lọ́tí ìlú ti dìlú islam ó ti dìlú musulmi bá ṣe wà nílùú musulmi ń kọ́ o kẹ́ ká ta ọtí mọ́ ṣe wá rí àwọn òfin ànábì muhammad sallallahu alaihi wasallam tá bá fẹ́ mọ́ tètè mọ́ tẹ́lé sheik al-albani rahimahullah wọ́n máa sọ kí nìkan wípé ka picture wípé ànábì ló jòkó tó ń sọ̀rọ̀ gangan fún ọyí so n pàwà kan narẹ́tì àwọn ọ̀rọ̀ látọ̀rọ̀ ànábì ni mọ́ wo bẹ́ẹ̀ wo pé ah ànábì gangan ló ń sọ̀rọ̀ yìí tí mo ń gbọ́ fúnra mi wá gbọ́ nígbọ̀ pé eh tó ẹkẹ́ bí a mọ́rọ̀ láyé láyé ànẹ́bì ẹ̀kọ́ ṣe bá sì mọ̀ ṣe kíní ẹ̀ lọ ni ṣe tọ́bá ń fi etí ibẹ̀ gbọ́ tàbádẹ̀ ń fi ojú ibẹ̀ wo kíní ẹ̀ wallahi gbogbo táwà náà pé ni àánú ma jìnà sí bàtánà ìgbà ọmọ kaníwà sọ ránpẹ̀ ayé èèyàn látẹni lọ ọtí ó ti di haram wàlìmẹ́yìta ẹran òkú bète ẹran tó bá kú fúnra rẹ̀ ó so ibá yà bí àwọn bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ah, kí ló rí sí ọ̀rẹ́ ẹlẹ́ ọ̀rẹ́ òkun bété a ma fi ń ṣe báyìí a ma fi ń ṣe báyìí ṣe báyìí Ànábì kí rárá ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹpá tí haramu ni so ilé ni ó jẹ́ ìparí khutba wa lẹ́ni àmì wa ta'ala kó jẹ́ kó rọrùn fáwọn musulmi láti lè jìnà sí wa ta'ala àti Ànábì sallallahu alaihi wasallam tó pè wa ta'ala kó fi ìbẹ̀rù rẹ̀ síwá lọ́kàn ìbẹ̀rù tó ṣe pé yóò máa kọ̀ fún wa àbí ọlọ́bà subhanahu wa ta'ala gbogbo mọ́tọ́mọ́tọ́ tó ma ń wà lọ́kẹ́yẹn láti mọ́ fi tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àti àṣẹ ànẹ́bà muhammad sallallahu alaihi wasallam àbí láti mọ́ fi takọ àṣẹ ọlọ́run ọba àti àṣẹ ànẹ́bà muhammad sallallahu alaihi wasallam kọlọ̀bà اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المسلمين اللهم كن, كن لأهلنا في غزة اللهم انصر أهلنا في سودان فإنهم قد قتلوا فإنهم قد شبردوا من أيدي الخوارج اللهم خذ الخوارج أخذ عزيز مقتدر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد وكما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك